عادات الأولياء من المشقة والجوع والوباء الله أكبر من أدلة التوحيد أفاني النوع ويري أري تافي مقبي ọlọ́run kan náà ní ń bẹ ìtọ́lọ́run bá se náà ló se èyí tí ọba se kò ní se a sì gbọ́dọ̀ jọ́sìn fẹ́ nìkan àfọ́lọ́run ọba yìí alfa nínú tí ó ma fi lè yíye wa ma jára ala sayyidil mursalin wa sadati al'auliya min al-mashakka wal-ju' wal-waba al-mashakka ìnira kí nǹkan lè al-ju' ebi wal-waba àjálù ní ti jẹ́ aburú mẹ́tẹ̀ẹ̀ta yìí ta fi ma tàwíìdì ni pé gbogbo ń ta kàkalẹ̀ yìí àtẹ́bí àti kí nǹkan ó lè owó ọmọ tó lọ́pọ̀ kí jíjẹ múmọ́ ọmọ lọ déédé gbogbo ń táwà náà mọ̀ pé bíyàn bá yà ń rọ́jú ni ó nira gbogbo ẹ̀ lọ́wọ́ sí sẹ́yìdìl muhammad sallallahu alaihi wasallam wàsádátí àwùlìyà kọ́dá àwọn àwùlìyà Allah àwùlìyà Rahman àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn tọ́jọ́ ganú àwọn ọ̀rẹ́ ọlọ́run kún mọ́ in tó ṣẹlẹ̀ sáànẹ́bì yí ń ṣẹlẹ̀ sáwọn náà sallallahu <coughs> àbí ká ti ilẹ̀kùn tiwa àti wíńdò ẹ̀ ìyẹn ni pé bá bá wo àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ tí ń torí pé ẹ̀rí pé nǹkan lé ní ẹ̀rí pé ń jọ táwọn ti fẹ́ra àwọn àwọn òbí mọ́ ní ẹ̀rí pé òun ò rí sẹ́ni látijọ́ tóun ti ń gbé sàtífíkẹ́tì ń kì yí èyí ń lọ wá ní ọdẹ lẹ́bọ èyí ń ló ní wọn pé ọwá gbà kankan sínú ayé rẹ kọ gbà á ń tàfà ń wí fún wa nù ọ̀ nígbàtí ọ bá se pé kọ̀ọ̀rọ̀rùn yányán fáwọn annabi ọlọ́run àwà ń rí oúnjẹ jẹ rọrùn annabuwa muhammad sallallahu alaihi wasallam kí làwọn ìyàwó annabi wí ìyá ńlá wa aisha ni àwọn mọ́ rí hìlàlẹ́yìn tẹ́mẹ́túnmọ̀ yíò oṣù kanu kóṣù kan ó lé hìlàlù kan yọ kóṣù mẹ́ òtún tó yọ dìgbò ọdọgbọ̀n ọjọ́ àbódì kan ìyá ńlá wa aisha ni láàrin àwọn hìlàlù méjèèjì èyàn lè mọ́ gbúrò èfin lé àwọn wọn ọ̀dáná ní jẹ́bẹ̀ ibi tí bá ní ní ó sí ilé annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi yìí na annabi ọ wọlé ìtawọ́ ma fi sáwàdà lónìí àwàdàkọ́ ọsẹlẹ̀ sóhun ni pé mọ́ dá sáwẹ̀ annabi ma da ibi sí àwẹ̀ sallallahu alaihi wasallam ìbẹ̀nà àdífì bẹ́ gbẹ̀dákàlá annabi yìí sallallahu alaihi wasallam ala ahli annabi wọlé bá àwọn ará lè rẹ̀ àwọn ìyàwó rẹ̀ lẹ́ni tí ebi ń pa fàkọ́lá àìndà kúnnà ṣe ìjẹ́ nkankan bẹ̀ta lè jẹ kúnnà la wọnà kò sí nkankan lè kọ́lá allahumma inni sọ́ì tọ́ ìgbàwẹ̀dá èyí tí wọ́n táwà ń fi ń sáwàdà ń pé àfi kí ń dá sáwẹ̀ ní wàláyọ̀ Umar ibn al-Khattab rí ànábì ìjọ kan Umar bú ẹkún kí ló pa Umar lẹ́kún orí ẹni tà ànábì ń sùn sí ó sì fi ń la ṣẹmọ̀kẹ́ bí i bá ń sùn lórí nǹkan púpọ̀ gbogbo ìgbà tí ó sì rí owó tí ó fi pààrọ̀ ẹ̀ ya ah wà nẹ́bí àwọn kìsírọ́nù àwọn ọba alẹ́ fúrúsùnù àwọn ọba àwọn róòmù ìrákìlùnù tí wọ́n jẹ́ mọ̀ kankan wájú ọlọ́run wà nẹ́bí bẹ́lọ́n kó fún ọ nílọpọ̀ tí wọ́n ń gbádùn ní owó yìí kí lànàbì fi dálóhun annabi sọ̀rọ̀sọ́lá ní ya umar a ni káyí ọjẹ́ ti wọn kọrùn ọjẹ́ ti wá gbogbo eléyìí òun la fi ní ó yẹ ká ní fórum tá ma kàtà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ibi a bá ti fẹ́ jì táà ká ma rárá wa létí èyí tó kùtà ń gbọ́n wà sí nísìn ni pé gbogbo ń tọ́ dáa torí àfà lọ́lọ́n fi dáa gbogbo ń tọ́ dáa láyé torí àfà lọ́lọ́n è dáa àfà ló sì jogún àwọn ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run lè bí ń pa yìí aléhìmùsọ́lá tó wọ̀sẹ̀dá ẹ̀dàkùn kókó tí a fàáfà yọ ń bí ni pé bó ti wọ́lọ́ ní pín àrísìkí bó ti wò ní pín àlàáfíà bó ti wò ní pín rọrùn o lè pín mọ́wọ̀n ọ̀fẹ́ nìkan o lè pín ọ̀pọ̀ lọ́dọ̀ ẹnìkan gbogbo ike ìtọ́ bá tọ́ sí yàn èyí wọn ọgbọ́dọ̀ àwọn ibi tí ọ̀yẹ́ká ti bá mùsùlùmí ẹbá ń bẹ́ ẹbá ń bẹ́ kí ló lè wá in wọ́mọ kí ló lè wá in wówó kí ló lè wá in wáṣẹ́ àwọn tẹ́ẹ̀sí ń lọ báyìí wọn níṣẹ́ kan lọ́dọ̀ wọn lọ́mọ lọ́dọ̀ ọlọ́mọjẹyìn ó sórí ibú ni ńgbàtọ́lọ́ ló bímọ tó lóyún náà ló níhun àmọ́ngbà tí yẹn bá ti sọ ìmáni rẹ̀ nù yọ wà wà kú wà ọlọ́nkọ́ fi ṣọ́ ẹ̀sọ́ wà ó àmẹ́jáwà náà kẹ́kọ̀ọ́ ń gbélé ìkásìgbí fáwọn èèyàn pé tàlàfẹ́ fi ti wá jọ tàkò sí lè díẹ̀ tàwọn annabi ọlọ́run lè jù bẹ́ẹ̀ lọ minal mashakoti waljúwí walwaba ẹni ó sáré ẹnu àwọn annabi ọlọ́run fa ìmọ̀yẹ ọdún ẹni ó bí ma tọmọ rẹ̀ kú annabuwa muhammad sallam ọmọ kú yàwó gbogbo tí yàn ó kàkún tí ó pé ààrí à bírú ilé bá báyàn ìkínlọ̀rọ̀ wà jẹ́ o torí pé òfò ńláńlá òfò tí ó sí tó tó lófò òun ní kíyàn ó ti máa se láàíláà ìlàláwù tẹ́lẹ̀ kó ti jẹ́ lẹ́sìn ọlọ́run kó jó ní tàwíd kọ wá dẹ̀lẹ́bọ̀ lójú ayé rẹ̀ náà ọlọ́run kọ sọ wá ń bẹ̀ àpadà sí ibú àtàṣí àtà àṣàrà ẹlẹ́ẹ̀kọ̀kàndínlógún qawluhu sallallahu لأعتين الراية إلى آخره علم من أعلام النبوة inú àwọn tàà fi mọ̀ pé annabi ọlọ́run lànàbí kẹsẹ̀ ní tí ń kàn jíṣẹ́ tààrẹ gbogbo àwọn annabi ọlọ́run ọlọ́run a máa fún wọn ní ta ń pè ní dàlá ìlú àwọn àlàm annabuwa tẹ́ẹ̀fì rí tẹ́ẹ̀mọ̀ ká ìrọkílẹ̀ ah, yìí ń pa ò ọlọ́run rí lè yìí ń sẹ́ ni ò wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ó yàtọ̀ fọ́rọ̀ gbogbo wa wọ́n ma sàwọn ẹsẹ́ kan tágbára gbogbo owó ní ká ara tọ́lọ̀n fi ń pàwọn annabi ọlọ́run ni pé a ma fi àwọn kọ̀kọ̀ kan hàn wọ́n táwọ̀ ọmọ ààrẹ lọ́sẹ̀lẹ̀ ń bí hadithi yìí

ọ̀rọ̀ tọ́lọ̀unran iṣẹ́ tọ́lọ̀unran ní jẹ́ kẹjẹsẹ̀ tara rẹ̀ tafulu al'ashirun ogun tafulu hu fi àìníhí alamumin alamiha aidọ̀ arantọ́lọ̀un fi pàwọn annabi ọlọ́run ọba lé ní kí wọ́n se nkankan tí ó jẹsẹ̀ ìyanu annabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́pàá annabi isa annabi musa gbogbo wọn ní tó ní ẹsẹ́ ilé kí wọ́n fi mọ̀ pé èmì mọ́ra yìí sẹ́ ńgbàtí àlíyù bí na àbì tọ́lì bí déwájú annabi sọ́ọ̀sọ́lọ̀m wọ́n ló jú ń dùn ẹni ẹlẹ́gbà tí a fún tí ó lìdí ogun kọ̀gbádùn fatafala fi àìnẹ̀ yìí annabi kan tú gbígbà tí a tó tú atẹ́gùn pẹ̀lú tọ́ díẹ̀ bẹ́ẹ̀lá annabi se ẹnu tá annabi se ní ó sì wòsàn sọ́lọ̀lọ́hu ọlọ́run fi hàn wá pé a annabi ọlọ́run lélẹ̀ àdá àìdàn alamun min alami annabu mu'jizatun min mu'jizati nabiyyi sallallahu alayhi wasallam alhadiyata wal-ishirun ẹlẹ́kọ̀kànlélógún fọ̀dílẹ̀tù àlíyí radiyallahu anhu eléyìí náà tún jẹ́ àmà pé àṣẹ àlíyù bí na àbí tọ́líbì inú àwọn sọ̀hábí annabi tó lọ́lá tó pọ̀ làlíyù ẹ̀rí ẹmẹ́jẹ kí wàláyẹ jẹ́rì mọ́nà kún ṣànà ánà kọ́wùmín alá àlàtàdílú ẹ̀ẹ̀dílú huwa akọrọ̀bùlẹ̀ takowa olúwa ni ẹmọ́ torí pé báwọn kan ti ń se ẹmọ́ jẹ wọn ọ́sọ̀ ẹ̀yìn dalábò sí ẹ̀yìn dóndédé bọ́lọ̀ ti bẹ dóndédé wọn ẹgbọ́ báwọn náà ti ń wí sí ti wá ní ẹjẹ́ wọn fèsì ìtàwọn wí pẹ̀lú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ musulmi ní máa ṣe mistake isa gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bí a ń fi ànábì ọlọ́run se yẹ́ Eh, eh, jésù kìrìsì kìnníkan sí annabi ọlọ́run lànàbí isa alẹ́ ìsọ́látù ọ̀sẹ̀lá musulmi kan ọ̀gbọ́dọ̀ yánú rẹ̀ kó bú ẹnìkan náà àwọn annabi ọlọ́run excuse tẹ́lómi ọwà wí ní pé pàtàkì náà bú annabi muhammad <laughs> sallallahu alaihi wasallam ah, ìwọ́n fẹ́ dàbí wọn nù wàlá jẹ́rì mannakun ṣànàánà kọ́wmin alá allá tàdílú huwa akọ̀rọ̀bùlẹ̀ takuwa irú ẹ̀ náà ṣẹlẹ̀ ńgbà táwọn Ṣíà ṣàṣejù ń pa Aliyu bin Abi Tọ́líbì torí wọ́n ṣàṣejù náà débi pé arínú àwọn Ṣíà wọn yìí tí wọ́n ní kọ́dá Aliyu gan lànẹ́bì Jibrilu ṣiṣẹ́ jẹ́ ló lọ bá Muhammad sallallahu alaihi wasallam lọ́rọ̀kọ́rọ̀ ara wọn tí wọ́n ní gan alíkà nẹ́bì àmọ́kọ̀ sẹ́lòmí tó tún yẹ kó rólé lẹ́yìn rẹ̀ gbogbo eléyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni tí ó sì ń kankan tó bá kẹnu tí rọ ọlọ́run àtàdí ìtànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àmìlẹ̀ yìí wá wọ́ àwọn míì lọ bí i pé ọwá dípá lè igan làwọn náà ma wá sọ́rọ̀ òdì sí à ń pè wọ́n ní annawasibu nínú tíra ìbáwọn ah, náà se báyìí àwọn náà wá sọ́ra wọn dọ̀ta ahlulbeiti wọn ni wọ́n fi mọ̀ pé ahlùsúnnà ti wà jama'a wasatun bain alfariqai àwọn ahlùsúnnà àwọn súnnà ni wọ́n wá dó láàrin àwọn méjèèjì àlèyòbí ah, na abé tọ́lébé fọ́dìlùhù ọlọ́láwò tọ́pọ̀ àwọ ìsọ̀ta àlèyòbí na àlíyùbínà àbítọ́ líbẹ̀ sọlọ́un kẹ̀ẹ́sà nẹ́bí ọlọ́un kọ́dá kẹ̀ẹ́sì sóhun lọ́lọ́lájú nínú àwọn tó tẹ̀lá nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam wala yajrimannakum shana'anu qaumin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa Olúwa ní kẹ́ dó ń déédé òun ló súnmọ́ bẹ̀rù Ọlọ́run jù Ọlọ́run kọ́ mọ́sá sẹ̀mí àtẹ̀yìn ló ń déédé torí náà ẹjá kẹ́kọ̀ọ́ mbẹ̀ eléyìí àgbọ̀rọ̀ pé ń torí pé ẹnìkan ṣe bí yọ̀bá náà ma pòwè kan tó jọ káfí sàpèjúwe wọ́n lẹ́nìkan wẹ̀ ní ilé wẹ̀ sẹmọ̀kébé yọ bá wẹ̀ yóò ti bọ́ ara lẹ̀ wèrè kan wá ń kọjá lọ wá lẹ̀ lóko àdá èmi lọ lẹ̀ lóko òun náà wá sáré jáde gbé onílẹ̀ mi onílẹ̀ gbé o àbíkó náà lẹ́ẹ̀ <laughs> tòun di ní owó bẹ́ẹ̀ lọ́wọ́ azari wọ́n kí ló dé ní wèrè òun lọ́lẹ̀ olókúta ní wèrè wèrè ń bẹ́ẹ̀ náà sọ o wèrè tí ń kọjá lọ́tọ́ lẹ èèyàn lókò lè rẹ̀ sẹ́mù pòun wọ́sọ tàwà ní الذين يدعون من دون فيسبون, فيسبون الله عدوا بغير علم فيسبون الله عدوا بغير علواني ẹmọ́ bú òsà wọn ò tọ́ bá ipò òsà tẹ́ bú wọn àgbẹ̀yìn ẹ̀yìn bú ọlọ́run wa ọlọ́run tí náà ti ń bẹ́ ń sánmọ̀ ń kọ́ olúwalẹ́ni ọba tó yí pé ìsí ọwọ́ rẹ lọ́jẹ́ nìkan ó bú ọlọ́run wọ́ ọlọ́run ó bì ẹ̀kọ́ mi túnnù kágbó sàntọ́ dáa ni àmọ́ ń bọ̀ bá ti wá dé pó ló sàgọ̀ débi pé kọ́ mọ̀ yàtọ̀ láàrin igi àtọ́lọ́hun tí ọmọ wá fọ́lọ́hun sánmà àti ilẹ̀ wé igi àtọ́dò pé ẹn bẹ́bá sì lẹ́ mọ́ bú àwọn òsà ti wá àwọn obọ́lọ́hun abú ànẹ́bí yàn ọ̀hún torí náà ká ma se nǹkan wa ní wọ̀túnwọ̀sí ẹ̀ẹ̀dìlú huwa akọ̀rọ̀bú lè takọwà fọ́dùlù sọ̀hábà ti fi dáukihim tilkal laila wa ṣoguluhun an bisharo tilfatihi a tún rí ọlá tọ́lọ̀ ń se fáwọn sọ̀hábì annabuwa muhammadu sallallahu alaihi wasallam pẹ̀lú pé kí làwọn máa lo àsìkò wọn fún annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi ni lọ́la o ẹni tí ń gbé àsíá yìí fún ọfẹ́ràn ọlọ́run ọlọ́run náà fẹ́rẹ̀ annabi ọlọ́run fẹ́ràn ọ̀nà fẹ́ràn annabi ọlọ́run annabi ọwá dákọ ẹni tí ń se eyi ń lọ gba time tí wọ́n pé eh wa ta ire tó tó to èyí táwọn bí sí pẹ̀lú nù kí làwọn bí sí pẹ̀lú rẹ̀ lónìí in tí kò lékún orí kan fún yàn láyé bèèlé yóò se lóore kan ní alkiyama òun làá lo hours upon hours síwásí ẹni tí ó lo ti ẹ̀ lásẹ̀mbílì ẹni tí ó lo ti ẹnu mọ́tò ọba ti mọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ tí kọ́dẹ̀ ẹlòmí ọ̀sọ̀ yìí tí ó kóbá yóò kóbá láyé yóò kóbá ní lọ́rùn ẹjá kẹ́kọ̀ọ́ látara ìgbésí ayé àwọn sọ̀hábà annabuwa muhammad sọ̀rọ̀sọ́lá báwọn bá ti ẹ̀ ní nkankan tí wọ́n tẹ́ ní kalẹ̀ pé ẹjá gbùrògbò ní ọjà sí yọ jẹ tí ó mú àǹfààní wá fún wọn o ní ìbẹnu hadith yí pé yẹ̀dù kúnà lè látàun wọn ò sùn gbogbo òru yìí kí ni ń ké lọ bá wọn gbé e kó sì jẹ́ mi ní ẹni tá nẹ́bí ń wí àwá mọ́ta lólórí rẹ̀ yìí eléyìí táwọn lo àsìkò wọn fúnnù ẹjáwà náà bàbá lásìkò tàà fẹ́ lo ẹjá lò síbi tẹ́yìn ó rí pé a ah, in ma ń fa ní tayé olúwò pé a máa wà ń fa ní ayé kí lolúwa fún ọ̀nà alkùnrin alkarim wàbùtagri fi ma a taka allahu dára al'akhira wala tan sana su ibaka mina duniya in ba ní kí ó se láǹfàní ń pata yí náà kò burú kọ́ nítayá àbí tọrun in waste rẹ̀ ni o ọlọ́run ó sì bíbò ló ti lò kọlọ̀n kọmọ sásánú wa الثالثة والعشرون الإيمان بالقدر لحصولها لمن لم يسعى لها ومنعها عمن سعى inú ta kọ́lẹ́kọ́ ní báàbù yìí ni al'imánu belkọ̀dárù gbogbo bí yẹn ti lè wọ́ sáré tó kádàrá ti sáájú eré sísá èyàn wá sáré tọ́mà nẹ́bí adama agbára tó nínú ah wọ́n ni wọ́n fẹ́ gbáyàn síṣẹ́ ìntọ́mà nẹ́bí adama ọ̀gbọ́dọ̀ mẹ́sẹ̀ bọ́ bá jẹ́ musulmi ni kọ̀gbọ́dọ̀ súnlé kókí bọ́lọ̀ bá níṣẹ́ wọn jẹ́ tèmi yọ́ wa bá mi ó bèèrè pé ni wọ́n interview dandan ní kíyàn òun làwọn àfáà ní òun la kọ́nà àdíta annabuwa muhammad sallallahu pé lọ́dẹ̀ra kúnmí rẹ mọ́lẹ̀ bọ́ bá dẹ̀ mọ́lẹ̀ tán wá fi sọ ọlọ́run wọ́n náà gbìyànjú inú hadithi mí kúnmọ́ annabi ní ẹ̀rí ẹyẹ yagudu khimaso wayaruhu betona olúwa annabi níbẹ̀ bá ọlọ́wọ̀n bá kẹ́yìn náà bọ́ jí ń kẹ́yẹ àmọ́kílà annabi wí annabi ní ẹyẹ yẹgbógbó rìmáàsọ yóò jí dìde àṣùbálẹ̀ yóò ti dìde algodó láàrọ kùtù gbẹ̀ yóò fò yóò kó mbi tó sùn àmọ́ngbà tí ó bá fi dé rọ̀lẹ́ àrọ́wù tí ó bá fi dé algodó wù in tẹ́yàn bẹ̀tọ̀ nígbàtí ọba fi darí lásàálẹ́ ìkùn ti kún bẹ̀tọ́ ọ́nà kìmá sọ ebi ń papùn bẹ̀tọ́ ọ́nà ìkùn ti yó àwọn alfáà wa ni ẹgbádìí ànẹ́bì yé o sọ́lọ̀sọ́lọ̀m èése tẹ́ yíò sùn bí tó sùn sí kọmọ retí pé nítorùn ọjẹ́ wà báhùn wọ́n lẹ́yìn náà ń ẹnu kọmọ́ ti ń bẹ̀m̀bẹ̀ ni pé bí a bá ní àfikò sílé ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ gba èmì ìgbàrún yẹn jú báhùn àmẹ́ apply ẹwà interview ẹsẹ̀ ìdánwò ogbẹ̀ yíò ni ibi tí a lè máa nùbẹ̀ kọ́dàrí ó ti wá ṣẹlẹ̀ ni pé ǹjọ wọ́n wá gbó kọ jáde wọ́n wá lọ ti al'imanu belkọdar a ọlọ́wọ̀ ọkọ̀ fẹ́ mẹ́nu wọ́n láàrí lè kọ́nù ìntọ́sẹlẹ̀ níṣẹlẹ̀ hadithi yìí aliyu bin abi tọ́líbi ń gbàtà nẹ́bí ń sọ pé láàrù ti yá na ráyàtà ẹ̀rẹ́ ni ti gbá sí àyí fún àwọn èèyàn bẹ wájú ànẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m ni wọ́n rìpọ́tù àdíthì fún wa alí tí ànẹ́bí ó gbé àṣíyà fún gẹ́mbòlò wọn lọ́rẹ̀ annabigan ni wọ́n bèèrè pé in rí ẹni báyìí nù yìí alkọ́dàrù òun lọ́lọ́n kọ pé oore wọ́n jẹ ti ẹ̀ torí náà ẹjá wa náà mọ̀ pé pàtàkì jùlọ minal arkani alhams aminal arkani siktalil iman inú orígun mẹ́fẹ́fà tí imani níbi ọba jẹ́ mọ́mìnì òun ni al'imanu bel kọ́dàrí khairihi wa kíyàn ọgbà pé ní òun ò lè máa rìn

nkankan tó wọn ò se lọ́fà gbogbo ọ̀nà lànàbì fi kọwa inú àdífì ní ànàbì ní wà látàkú láó fa iná láó taftahu amala shaitan bọ́ bá fẹ́ sílẹ̀kùn ìsù fún rẹ òní ọmọ pé à ah, tọ́ bá sì jẹ́ pé gbogbo tọ́ bá sì jẹ́ pé ànàbì láburú ní òsì fún àkọ́kọ́ aburú ni pé yọ́mọ lékún bànújẹ́ rẹ̀ gbogbo ntọ́ Ah, bọ́bá sì wá jẹ́ pé mo se ni lẹ́yìn ìgbà tí n tí ó sẹlẹ̀ ti sẹlẹ̀ tán ànábì ní ò sí nkankan tí ó sẹ ju pé taftahu amalẹ̀ṣẹ̀ yóò sí lẹ́kùn èsù orísìírísìí èrò aburú èrò ṣẹ̀tọ́nì yọwà ma wọlé tọ̀ torínà al'imanu belkọdari khairihi wọ̀ṣarri الرابعة والعشرون الأدب, الأدب في قوله على رسلك inú ẹ̀kọ́ ta kọlọ́dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam akọnu hadithi ya kọnu omina òun ni kíyàn ó se pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú súnà annabi ni gírígírígírí kò sínú lànà annabuwa muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ọ̀nà níbòmí annabi ni ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹjú nǹkan torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wọnú nǹkan ilá zanahu bẹ bá sì yọ kó mẹ́ bẹ́ẹ̀ bá sì yọ́ kó ń bẹ̀ yọ́ kábùkù bá ní àsínú súnà nábi ẹ̀rẹ̀ ànábi tó ń wí bí iná aláàrẹsìlíkà rìn díẹ̀díẹ̀ àlí ìyẹn ni pé ká máa rí ìyàn tí ó mọ́ farabalẹ̀ tẹ́yàn ma wò pé àwọn ah, ẹlòmí òpin wọ́n àti wá tutù báyìí ẹnìkan wọ́n láwọn kan rí ní níjọ kan làwọn bá rí tí ń tẹ̀ láwọn ṣíà ẹni a sì máa rí mọ́sálásí ń bí súnnà tẹ́lẹ̀ ní ọgbá kí ló dé ọlọ́ni bó ti jẹ́nu kí ló dé ọlọ́ni àwọn orí sí irú islamu díẹ̀díẹ̀díẹ̀ tá ń se wọn láti jọ ìtàwọn tí ń se súnnà súnnà àwọn ọ̀bẹ́ nìkan fàárí àwọn ọ̀gbà àwọn ọ̀sẹ̀ ìjàgbàkarí òun islamu báhùn kọ́lá gbé báyìí pé ibi ṣe àná lòun ti rírú ẹ̀yìn sẹ́rígbó ti sẹ̀sìn gbọ́yé ẹ̀sìn ta nẹ́bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni aláàrẹ̀sìlíkà torí náà gbogbo àwátáwà náà bá ma nírú ròyìn bẹ́ẹ̀ àbírú ròrí bẹ́ẹ̀ bí ọba sẹ́sẹ̀ di ta bá búyàn bí ọba sẹ́sẹ̀ di bá bá fàjẹgbọ̀n èyí ń kí ta nẹ́bí gbé wá o sallallahu alayhi wasallam alkhamisatu wal 20 ad-da'watu ila al-islam qabla al-qital inú hadithi náà ni asinu sunna nabi sallallahu alaihi wasallam ní pé dawa ni ṣáájú ja dawa ni ṣe kíni ni ma kọ́kọ́ wáyé ká tó bá yan ja ìjàta wí ó lè túmọ̀ ogun ìjàta wí ó lè jẹ́ n tí ó ogun mm -hmm àmẹ́yàn kọ́kọ́ péèyàn nìna kò tó kankini kò tó kàjà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àtóbà nẹ́bì ti tó yìí sọ́lọ̀lọ́hu aléyí wọ̀sẹ̀lẹ̀ líle líle lákọ̀ fi bẹ̀rẹ̀ dáwà ìjà lákọ̀ fi bẹ̀rẹ̀ dáwà bẹ́ anẹ́bùwa mohamed sọ̀rọ̀sọ́lẹ̀m in tó sì kọ́ àwọn sọ̀hábà rẹ̀ kọ́dà àwọn tí ó se tọ́lọ́un torí náà ìlànà tànàbà muhammad sallallahu alaihi wasallam ní pé àdáwàtú qoblalkital السابعة والعشرون أو السادسة والعشرون أنه مشروع لمن دعوا قبل ذلك وقوتلوا أنه مشروع لمن, لمن دعوا قبل ذلك وقوتلوا kọbílẹ̀ alkitab a ṣe dáwà fún yàn àmẹ́ni a bá ti pè tẹ́lẹ̀ ǹkọ́ lè mọ̀ dúrú kọbílẹ̀ dáalíká wà kú tìlù kọ́dà síbẹ̀ náà a lè ṣe dáwà fún náà a ti pè yàn wà kú tìlà kọ́dà kò tì náà dáwà náà báyìí dáwà fa in jánà hú ẹ́ lẹ́sẹ̀lẹ̀mẹ́ fàjínà bí kòránì ti wínú kọ́dà ọba ipé lérí jàǹgbàta jàtán náà ni wọ́n ni ọdá àyẹn kílẹ̀ tẹ wá ń wí ẹ̀yàn wá gbà kílẹ̀ ń wí lọ́kàn nísìn kò sí mọ́ o <laughs> ń bẹ̀ ń jẹ́nà hù lè sálmi fàjínà láà kọ́dà bọ́bá السابعة والعشرون الدعوة بالحكمة لقوله أخبرهم بما يجب عليهم الفاء النبي وبواس دعوة كن كننو كن حكمة كن يعوان الأربع وانكن حكمة وان وضع الشيء في موضعه كاكبين كسايه kagbé ìpìlẹ̀ ìtumọ̀ hikima ganu kagbé ibi ìgbà tí yóò bá bá ní ìka tọ́ bá tọ́ ní ẹjá fi ṣe kíní hikimanu gbogbo tí ń jẹ́ hikimanu gbogbo èdènú inú hikima náà ni pé sẹ́mọ̀ gbogbo kalẹ̀ yẹn lè fi rún mú <laughs> àmọ́ yóò bá náà ní ẹjá wèwo ní ọtọ́ sí òun ní ẹlò òun ni pé bíyàn ọba se dáwà kọ́ apply kíní hikima bẹ́yìn ó se dáwà pẹ̀lú ẹgbẹ́ lọ́jọ́ orí ọgbọ̀rọ̀ yàtọ̀ fún bíyàn ó ti se dáwà fẹ́ni tí ó se gíní bíyàn ó ti se dáwà fẹ́ni tóun náà níjọ ọba ni olórí kan ni ọgbọ̀dọ̀ yàtọ̀ fún bíyàn ó ti se dáwà fẹ́ni tóun tí ọjọba jí ògbóye gbogbo ẹni bẹnu súnà annabi sọ̀rọ̀sọ́lọ̀m inú hadith annabi annabi ni khiyaru annabi ni annasu ma'adin annasu ma'adin khiyaruhum fil jahiliya khiyaruhum fil islam idha bíyàn bá gbàgbọ́ yẹ́sìn tó lóun fẹ́ sí islamu èyí wọn pẹ́ gé gbogbo ràwọ́ rẹ̀ ya ń gbẹ̀ tí wá di musulmi nísìn ya máa tún pé joyè kan àbí gínẹ́ kan kò sí mọ́ àà annabi ní khiyaruhum fil jahiliya khiyaruhum fil islami

báwo ti máa dóndó pé bàbá tó bí ma náà ma sọ fọ́mọ rẹ̀ kéṣọ́ kí mọ lẹ́tọ̀ lórí rẹ̀ tọmọ kí mi mọ bí ọ ìyánú wí bẹ́ ẹni ọba àyàn wáṣẹ́ yóò retí pé kẹni wọ́n ma bọ̀wọ̀ kan fún gbá sẹ́bẹ́ mi mọ bọ́ wáṣẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹni èyàn lọ kọkìní èése tẹ́rù pọ́lọ̀wọ̀n lẹ́tọ̀ọ́ èése táwa náà fẹ́ fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ àwa láàrin ara wa àwa náà sì ń bèèrè ẹ̀tọ́ bàbá ń bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ ọmọ kọ́dọ̀ ọmọ ń bèèrè ẹ̀tọ́ lọ́wọ́ bàbá ọmọ òdùn wájú bàbá rẹ̀ lónìí pé ní ọgbà eh, colleagues méjì se fún ìtúnmẹ̀ ẹ̀nù ẹ̀mẹ́tọ̀ tèmi wánù báwà bá ń gbẹ̀tọ́ tí bàbá ń gbà lọ́wọ́ ọmọ tó mọ́ ń gbà lọ́wọ́ bàbá tó ga ń gbà lọ́wọ́ ọmọ sẹ́ ẹja fọ́lọ́n lẹ́tọ̀ ti ẹ̀nà ò kí lẹ́tọ̀ tọ́lọ́un sáti mọ́jọ́sìn fún nǹkan mi àfọ́lọ́wọ́ ọba yìí nìkan náà thawabu mani tada alayadéyé rọ́jọ́lọ́n wáhìdù ẹ̀sán ńláńlá tọ́lọ́n tọ́jú kalẹ̀ dé ẹni tí ọlọ́mbá ní kí ọkùnrin bí òmìnir ọkùnrin èèyàn kan inú òsìlúbò lárúbáwá kọ́dà ń bẹ nú òsìlúbò èbó náà bẹ́ ìbó bá ní man o lè mọ́tún ma ọkùnrin o lè tún méyàn bẹ́ẹ̀ náà ní lárúbáwá náà bẹ́ bá ní rọ́júlú o lè mọ́tún ma kíni ọkùnrin inú àdíthì ilẹ̀ an yá hadíyà lọ́hù bí ka rọ́júlán wàhìdà ìtúnbẹ̀ ní pé èèyàn kan bọ́lọ̀n bá fi èèyàn kan mọ̀nà látara rẹ̀ ọjọ́kùnrin ní o ọjọ́bìnrin ni olùwà annabi ní khairu laka min humri annáàmì in tí ó bá bàrà jù lówó níjọ́ náà lànẹ́bì fi ju ju lọ kọlọ́wọ́n tàtàrà àyàn kó fi ẹnìkan ma ọ̀nà ìbéèrè táwà béèrè ni pé ìgbò ole yóò tó rí ládáì ìgbò bá àbígbà tí ó ẹ́ bá òun rí pé kíyàn náà tó ládáì ó hekima ọ̀pọ̀lọpọ̀ dáwà lónìí ó ti fẹ́ di dáwà ìlàmíyà kásá kéde kákéde pé aljanna lẹ́yìn lọ o kásí wà wọn kan náà ká pé ẹ̀yìn o iná ni o èyí ohun gbígbà tí èyàn sọ rẹ̀ di ministry of information pé kásá wí fáwọn èèyàn pé ìyẹn lọ ni àmọ́ tí ń jẹ́ dáwà gan ni kọ yọmọ náà kò nù náà kọ́dọ̀mọ́ gíní kọ́dọ̀mọ́ aljanna kó sì wádùn ò sí ní yọ ma àlìjánà kó nínú ọmọ àlìjánà wọ́n yíò àwọn èèyàn kó lálìjánà lọ náà lónìí ò sẹ́mà ní rọrùn ní ojúmọ́ ni wọ́n yíò àwọn èèyàn kó nú àlìjánà wọ́n ń gbé wọn lọ náà tọ́ kíyàn tó wá ìwọ́tọ́ wá fẹ́ gba ládá humuru niam sí ó dìgbà tọ́ bá rí yọ àbí pé mọ́sá ti se o lè ní ládá tó gbà pé sí wọ́kàn wí àmọ́ kò ní tó ládá láàáyà bí allahu bí ká rọjò lan wáhìdá ẹ̀dàkùn ẹjá fi sáàrin yìí ẹjẹ́ kíyàn ó ní hádá fún yẹn bí wọ́n bá mọ́ pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́n bí ọba mọ́nà ń wí òun nìkan kó lúsì èmi náà tí mo dà fún ara mi tí mo se wàhálà èmi náà ò rírì iṣẹ́ mi eléyìí ni àwọn alfáà máa pà kíèsí wá sí pé kíyàn láàánú àwọn tó fẹ́ pé sójú ọ̀nà tọ́lọ́hun kó lò hikima níbi pípè wọn kọ́ wá máa ní lẹ́mí pé ìgbà tí mi ní ó tó jèrè ní kí wọ́n mọ́nà nígbà bá tó mọ́nà ni àdíthì annabi tó nílà ń yá dí allahu bíká rọ́júlán wà ìgbà oun lè mínà tó gé ni

والذي نفسي بيدي فوالله الذي لا إله إلا هو in ti ń wí bó ti rí ganu pàtàkì jùlọ tí èyàn bá wà ń pò tí ó yẹ kó se bẹ́ẹ̀ ẹmìpá àwọn èèyàn nísìn ọkàn ti lé pàtàkì jùlọ ń gbèsè ayé wa irọ́ sì tẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní yanu tí ń pé tọ́lọ̀un wí ní tàà nẹ́bí wí ní ọlọ́run ó sì mọ̀pọ̀ ọlọ́run òwí bẹ́ ọmọpá nẹ́bí òwí bẹ́ àsíkò burú bẹ́yàn bá wà ń pò kó fọlọ́run jẹ́rìí pé ìtí ń wíyí o wàlá ìbó ti rínú alhalifu alalfutiya annabi náà ma ṣe bẹ́ sallallahu alaihi wasallam èyí tí ó dá ká mọ́dá wọn papọ̀ èyí tà nẹ́bí kọndẹ́mù lẹni tó ipé ní láyẹ̀ bíru wà láyẹ̀ ṣtẹ́rí ìlà bismillah ìlà alayhi wa sallam àmọ́ta bá wà ń pò ta nídi káàṣọ́ ẹni tá ń bá sọ́rọ̀ pé yí síbójì rínú bọ́bá ipá rí pẹ́ ní ibá bá fọ́lọ́n búra yóò rìnlẹ̀ lọ́kàn rẹ̀ pọ́dòdó la ń sọ ọ̀láìfẹ́ alhalifu alalfutiya inú tá nẹ́bí máa se ni sallallahu alayhi wa àláǹfàní àti gbàbẹ̀rẹ̀ ìjẹjọ ká gbàbẹ̀rẹ̀ nísìn náà mìmọ́m ṣe bá wa ṣe tẹ̀ndìmù rẹ̀ náà náà ọ̀dá náà ṣe kọ̀ sáwọn obìnrin lókè tán bá wà káwọn náà kọ̀ bẹ̀rẹ̀ wọn ránṣẹ́ ẹ̀ẹ̀kún ọkọ̀ tí wọ́n ránṣẹ́ inṣáàlá mọ́lá abdullahi báyá kẹba wọn gbà sẹ́yìn ẹ̀yìn nọmbà wọ́n àrí ọ̀rá ibá ti bèèrè tí ń dán ẹlọ bá wọn obìnrin náà نعم نعم káwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ní bí ìjọba ọ̀rọ̀ sáàsì láti sáàsì pé àwa láyé ẹ̀rọ ń àsìkò pé àwọn àyọ̀ náà ní àyọkù bẹ́ẹ̀. ẹ̀rùn ẹni kò bá mu. kọ́ṣà tí wọ́n á ní pé bí wọ́n bá yá kí ẹ̀rọ máa lọ lápẹ́jú rẹ̀ ó ń ṣe ìtọ́jú tàbí ọlọ́run. ìmọ̀ bí tí ẹ ti gbọ́ wà sí ìbọ̀ tó bá ipé tí mo se láìpẹ́ ìyàbí ní tẹ́lẹ́fún àhà òun náà ni ẹ̀báhùn kí mo wí ẹ̀n tí a tríti ń jọun ni pé mo ní ta bá ń sọ̀rọ̀ sẹ̀ríà mo ní kíni nǹkan méjì ní jẹ́ kíni ní jẹ́ sẹ̀ríà kíni nǹkan méjèèjì ọ̀hún alhukumu pé ìdájọ́ ni kíni ó tẹ̀lé àdẹ̀lì mo ní gbogbo ibi a bá ti lè mọ́ pé ìntàwà fẹ́ni tàwà bèèrè pé kílẹ̀ rí ẹ̀ ní ìntàwà kan fẹ́nu mo léyìn ọ̀gbọ́dọ̀ ráyè mọ́sálásí alìhukumu mẹ́ngẹ́rí dẹ̀lì mo rò pọ́ ti yé ni mo wá má pẹ̀jú ìwà mo ní gbàtẹ́yàn wà mọ́sálásí nísìngbẹ̀ ká sọ̀spẹ́ndì mọ́mú ránú ìtawà fẹ́ masalasi wà yínú aṣọ gbá hukumu ṣẹ́rí inú hukumu ṣẹ́rí ó nídi kíni ó nídi dẹ̀lì àmẹ́ ìtẹ́ wí ìdẹ̀lì ló ń bẹ fún torí ó ní tọ́ kọlifá èèyàn kó tó jẹ ìmọ́mú bí nǹkan bá sì ti kó lára rẹ̀ ó disqualify rẹ̀ náà nù torí náà tó bá pé báwọn lọ́gbọ́ yẹ lè kan wọ́n rìkọdù rẹ̀ bọ̀ tí mo wínú ọ̀rọ̀ alhukumu wal adilla pé mo ní bẹ́yàn bá wà níbi tí ò sí ọrọ̀ ẹ̀sìn ń bẹ́ ẹlẹ́ pé báwà ti fẹ́ ní ìdájọ́ ti wà ní àmọ́ gbogbo ń ta bá ti lọ mọ́ṣẹ̀ rí à ló jẹ́ fi mọ́sálásí sàpẹjúwe ẹnìkan ọgbọ́dọ̀ mọ́ dájọ́ káwà bí pé ẹ̀rídà pàgbín kọ́dà agbọ̀dọ̀ lẹ́rí bó ti rí nù náà ayé akẹ́ náà torí àwọn tó wà lókè kan eléyìí náà ti tó kémi ọmọ lólè ọkẹ̀ kò nílò òkè náà náà ẹ̀yìn ó súfèé ok ok pé kí ni ìdájọ́ súfè nínú sharia náà ẹ̀ṣin súsúfè nínú sharia ọ̀nà kan náà ni alkùránì ti dákọ̀ tọ́jọ bẹ́ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان صلاتهم عند البيت إلا مكاء وتسدية إلا مكاء وتسدية أما فوني تفسيرني المكاء والتسدية كنن كم يجي التصفيق والتصفير àtẹwọ́pípa àti kíni àti òfé susu olúwa kọ̀ndẹ́mù àwọn kan pé wọ́n wà mọ́sálásí ilé ọlọ́run bí àwọn èèyàn ti ń se bàádà ẹni tí ń kírùn lọ ẹni tí ń ké kùránì àwọn ọ̀wá ní bàádà kan táhùn ó se ń bẹ̀ ju àtẹwọ́ àti kíni àtòfé lọ olúwa sọ pé ọkọ̀ndẹ́mù kíni ọkọ̀ndẹ́mù méjèèjì àmá alfa wá padà sàlàyé fún wa pé fi síyákí al'ibada fi síyákí al'ibada méjèèjì ẹni ọba ní ọ̀nà tí mi ó fi ṣe bá dà ní àtẹ́wọ́ a sọ fún alkùránì ní alkùránì kọ̀ndẹ́mù àwọn tí ń ṣe bẹ́ẹ̀ filmasiril haram mẹ́yàn bá ní irú ìtawà fi jọ́sìn fọ́lọ́un ní gíní ní ká súfèé a sọ fún pé inú tal kùránì ṣe kíní tọ́kọ̀ndẹ́mù ní òfin súsú kíyàn olóhun fi ń sin ọlọ́run wọ́n wá lè tọ́ bá se pé yàn ọ̀lá ní àpò òun fẹ́ fi sin lọ́run kọ́ kódò fi mọ́ sheikh nebno themin rahimahullah in tó fà bèèrè yìí nípa àwọn kan bí wọ́n pé nílé ìwé táwọn wà gbọmọ̀ kan bá gba ánsà wọ́n ní clavoyim <laughs> pé ẹpà <laughs> Eh, bàbá ní bàbá jìnà sí òun dájú tí ó múrù jú wá àmọ́ bọ́ mọ́ látẹ̀wọ́ clap for <laughs> tí ó ní pé ní jẹ́ pé ló kéde bẹ́ torí ti fẹ́ ní bàádánú àmọ́ gba 2 plus 2 ọjẹ́ 4 kọ́dà bàbá bínú ìfẹ̀mẹ́ni ko bàbá jìnà sí yányá fàhúwá al'aula torí náà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ òfẹ́ súsú yìí náà irú bá fà ṣe wí nísìn bọ́bá ipá wọn tó bíldì rẹ̀ bẹ́yàn bá súfẹ́ kò ní síṣẹ́ àbí kọ́rà bá díẹ̀ ẹ̀kú bí èsì èyàn gan àwọn prógrámù pé ń tọ́jọ tí ó dùn fó àbí bígbà tí yàn fan fèrè bí yàn bá fan fèrè ń kọ́ yóò pìkì náà so irú eléyìn ò sí nkankan kò sí nkankan tó ní ṣe pẹ̀lú ìbádá òfin súsú tàlkùrá ní kọndẹ́mù wọ́n ló ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ìbádá àmá kẹ́mì náà wí báwọn alfa àti wí ńgbọ̀lọ́n bá ti kọndẹ́mù kankan lọ́nà kan ń fi hàn pé kọ̀dá tó náà ni bí ẹba pé ó dàlúrí irú ilé wí àdọ̀rúra awòlhájà nù sẹ̀ríà kọ́ ìdà sẹ̀ríà ni pé alhájà tó tó منزلة الضرورة عامة كانت أو خاصة الحاجة تنزل منزلة الضرورة in ka le mẹ́jẹ́ là lórí ń gbà mí a máa nìdí ẹ̀ irú kí fóònù yọ sọnù nísìn <laughs> ta ni ò ní nìdí pé àpọ́lọ́mbá sì lè ní rí tracy kí wọ́n bá ń dá padà àbírú ń tẹ́ ní ṣe kọ́hun tanra wa lókùn Eh, kọ̀sẹ́ni àfẹ́ni tí ó bá yọ wá kọ̀sẹ́ni tí fóònù rẹ̀ ọ́sọ̀ ọ̀nù tí ò ní wà bí ọ̀bá yà rí ni ò rí bọ́ bá rí ọ̀nà kan tí ó gbà tí ó fi rí bí ọ̀bá sí mìí tó ipá fi kọfàn fèrè àbí kó súfẹ́ yìí náà kí ní ẹwà ń bẹ àbí wọ́n ti dá padà ẹgbà tó wọ́n ní kò ní dókè tẹ́ bá fi sọ̀rọ̀ náà ọ̀rọ̀ jẹ́sì ẹ́ ọjà títà òkè náà náà ok mm. Mm. Eh. kọ́mọ̀ fi bóra ń gbàtà nẹ́bì jí ní ọ̀dáun ní kúkúrú kó jìnà sí ànábì ni ẹ sọ ọlọ́run di ọjà ẹ má ta ilẹ̀ bó se wá nù àdíthì náà yọba tajà yóò búra yọba rajà yóò búra mi ọ̀bá gbìlìbù rẹ̀ kọpa tí ọlọ́run ò pé <laughs> owó jẹ ẹnu ẹ̀yìn tí ọlọ́run ọ̀tá nábi bá ti kọ̀ ẹja jìnà sí ṣẹgbọ́ bó ti jẹnu ẹni ọba ti mọ́la ẹja wá bá ṣe jìnà wọn ò pé kí ọta ń tọ́lọ́run ò pé ọta ṣó torí náà ẹja jìnà sí náà ìsìn ń siṣẹ́ zakana ọlọ́wọ́ san ilẹ̀ san dáadáa àwọn al'asinafu thamaniya àwọn ará èèyàn mẹ́jọ tọ́lọ ní afún ní zaka àwọn alfáà máa sọ pé èyàn lè gbàbì kan wọlé nú mẹ́jẹ̀jọ ó sì lè gbàbì tó ju ẹyọ kan wọlé ẹjẹ mú àpẹjú èjì ó sùn mọ́wá èyàn olówó fàkírù ni ó tún wá rìnrìn àjò ọ̀nà gẹ́mà ó tún di gíní ó tún di gíní ibùn sẹ́bí ọdọ̀nà mélòó tó ń gbà wọlé ọdọ̀nà méjì irú ilé ìtẹ̀wí iná fàkírù lèyàn ìsìn tó ń jẹ́ mínà ìlàmìlínà àléyá so ó se é se kó se pọ́nà tẹ́yàn ọgbà dìsáàbù zaka ọyàtọ̀ọ̀tọ̀ ọ̀nà tẹ́yàn bá gbà dìsáàbù zaka ọ̀nà náà ni ó disqualify rẹ̀ ẹni ó se pé n tó mú lẹ́tọ̀ sí zaka ni pé wàlfúkọ̀rọ̀ aláìnini ìjọba ti lówó se yóò tún gbà mọ́ ọgbọ́dọ̀ gba sàkáhùn ma torí pé in ti lẹ̀kùn tó gbà wọlé lẹ̀kùn ti ségíní lẹ̀kùn ti tì a mọ́ fòkọ̀ráwù ni báfà ti wí nìsìn ìsìn na àlẹ́yà ń siṣẹ́ iṣẹ́ ìsàká ní ṣe tó ń sì fún lówó oṣù ń bẹ́ ọ ti wá lówó àmọ́kọ̀ orí sẹ́mi àbíkọ̀ fẹ́ siṣẹ́ mi iṣẹ́ òun náà ní ṣe lẹ̀kùn ló tí minal fòkọ̀rá àkọ̀ gbọ́dọ̀ gba zaka ma ń gbà pòun jẹ́ aláìní àmọ́lòkùn ìgbà tí ń siṣẹ́ sílẹ̀kùn minal àmìlì náà lè áti kò tí torí náà ẹmẹ́jẹ ká confuse irútẹ̀ kan ni àjẹ́gbé lẹ́kùn fàkírò sí fóun kò fi bèèrè ìzàká àmọ́nà hama nílùú tó wà kò sí ibi tí ó ti àṣẹ́sì owó rẹ̀ kọ̀ lákàntì kọ̀ sẹ́ni tó transfer sí ó lè gba zàká bí ó lè gá pẹ̀lú ọ̀nà olọ́gbà wọlé ibn bó ti jẹ́nu so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ torí náà èyàn ó wo kí zaka òun náà disqualify èyàn qualify lọ́nà kan disqualify ní ọ̀nà mi rẹ̀lẹ̀ ìtẹ̀wí yìí ńgbọ̀bá ìpé gbígbà tó ń gbà nù zaka ìgbówó sẹ́ nígbà a ti sọ fúnra wá ń jẹjọ pé ìtumọ̀ àlàámi nílà alẹ́ àlàwọn tí ń siṣẹ́ tí ń siṣẹ́ bá ti gba zaka àbí àwọn tí ń kọ zaka kalẹ̀ bọ́bá ipọ́pọ̀ tá nídi akọ̀wé tá nídi kò nídi àìsẹ̀ mọ́ pé mo láti wá mówó tí ń fún ẹmúnú owó zaka náà ìtumọ̀ wà láàmì lì náà àléhà nìyẹn alam wa ìyá. ẹni láyà lọ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn bí ọ̀pọ̀lọpọ̀ wà àwọn bí sábà dáná ní àgbàbí. ni pé iṣẹ́ wà ní sí ìgbésí ayé gbà wọn. kí ni wọ́n ń ń bẹ́ẹ̀ náà àdídì wọn náà <laughs> wọ́n jẹun <laughs> sallallahu alaihi wasallam tí ń bá so ń jẹ tí wọ́n jẹ fún yí nísìn kọ́dẹ̀ ní bìlìwẹ̀ tí ẹ bá ipa lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ìyá ńlá wa aisha náà àdífì yìí kan náà ní nǹkan adébẹ̀ ní torí pé òun ká ń sọ ni mo fi gẹ ń kúkúrú òun náà sọ pé ó ní táwọn ń jẹ àwọn ọ̀dáná lóòótọ́ àmá wọn ń jẹ nkankan o kí ni wọ́n ń jẹ ó tó dáa pé ó ní kí ni al'aswadani al'aswadani tí nǹkan funfun lárúbá lè pé méjèèjì ń dúdú ó sì lè pé méjèèjì ní funfun inú hadithi yìí in tí aláwọ̀ aisha pé ní alẹ́ àsọ̀wàdá ní ní kíni àtàmùrù wàlìmá <laughs> làbídùn òun sì mú mẹ́tọ́ <laughs> fóṣù ilé annabinu sallallahu alayhi wasallam ni mo ní tí ìbá pé aisha wí tọ́wà náà hadithi tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ kọ́dà yóò fẹ́ yọ́dà mọ́ làákà ìwà gbé eh làbídùn èyàn sì máa jẹ torí pé panu làwákà làbídùn kún lónìí <laughs> pé mọ̀fẹ́ panu oúnjẹ ní fà nẹ́bí sallallahu alaihi wasallam òun ní àdíìtì mí ìtẹ́lòmí náà tún sì gbọ́ òun ló fi ó nídi mo ní èyàn gbọ́dọ̀ tíra nìkan gbọ́dọ̀ já fáyàn àfi kéyàn wá àwọn alfa àtàwọn ibi tí kéwú ti ń bọ̀ ànẹ́bì ké fáwọn sọ̀hábá àwọn ké fáwọn tábì kí court rẹ̀ ní dáwà láàlẹ́ kí ló já mọ̀ pé alẹ́ àsìwàdá ní ní sin méjèèjì kọ́ ló dúdú ọba ipa gànfẹ́ tó literally a mọ̀ tútukútù pé ń wà jẹ́ pé bọ́yátá múra àti nkankan ní tó dúdú ni wọ́n lẹ́pọ̀ kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ inú àdíthì tí mo láwọn èèyàn ànẹ́bì nílé jí wọn bá nílà bídò ń bẹ elébì làwọn ará léhùn bẹ́lùmí ọba lóhun gbọ́ yí ní sí ọwà ní súnnà ní kíyàn ọmọ nílà bídò nlé kọ̀ jẹ́ kẹ́ẹ́sẹ́ dada súnnà ní kíyàn ó fi làbídò sínú ni àmọ́ gbígbàtàwà náà ní é ilé tí wọ́n bá lélùbọ́ nílé ẹlẹ́bì <laughs> ni wọ́n ó ti yé bó ti rí ń gbà yẹn nù baitun laysa fihi tamurun ahluhu jìyà so gbogbo àwọn nǹkan wọ̀nyí àfi kéèyàn ọgbò àwọn olà nẹ́bí wí fún sallallahu alaihi wasallam kí làwọn gbọ́yé ń bẹ́ kí ni àwọn náà wí fáwọn tó gbà sallallahu alayhi wasallam anabi a ma gba àwẹ̀ púpọ̀ yálà wa aisha kúnmọ́ náà lórí ọlá anabi a ma gba àwẹ̀ fáà èyàn ní bọ́yá kẹ jẹun ni bọ́lọ̀ bá sì máyí oúnjẹ wá ń gbà mí anabi ọmọ jẹun lọ fáà ẹgbẹ̀ bọ́yá kíni bọ́yá kẹ gba ni wallahu alam bọ́yá náà àwọn ọjọ́ tí a ma jẹun lọ fáàyè àwọn ọjọ́ tí tí a láwá ní ẹni gúrò èfin àdáná wallahu ta'ala a'lam so bó ti jẹ́nu wàyíyàkù Yeah láti fi tọ́jú aláìsàn ok now ìbéèrè ńláńlá ni wọ́n béèrè lórí ọ̀rọ̀ zaka olúwa ti ó ti sọ àwọn tí wọ́n ní gíní tí wọ́n ní zaka ń kàlùkọ́ lọ wò mọ́dákọ̀ ẹ̀ńjẹ̀jọ náà sóràtù kí lápẹ́ áyà ayọ̀ ọgọ́ta ayà 60 inna masadaqatu lil fuqara'i wal masakin ila akhiril aya bẹ́bá o mẹ́jẹ̀jọ yìí kò síbi ọlọ́n ti dákọ̀ wal maridọ́ wal gẹ́ni wal maridọ́ kò sí mbẹ̀ aláàrẹ kò sí mbẹ̀ wallahi mo fi ní bèèrè dáadáa lẹ bèèrè àmìyàn já láàrẹ ẹ́ wọ́n wá ní kó mú àbí ọ̀rẹ́ o ọfẹ́ eh, lọ india o àbọ́fẹ́ lọ kìíní o in tó mú ma kéde masalasi kìí sí pé torí pọ́ rẹ̀ o torí pé kò ní gíní kò lówó nù a jẹ́ sí kí ni tó fàkírù nù agbọ́dọ̀ èyí ní ká fi kún tọ́lọ̀ ti wí ọlọ́run ò pé wà ẹ̀fún tó bá kó múnú tọ̀rẹ́ lómi ọmọ bẹ́ẹ̀ pínbà tó ti rẹ̀ ohun bọ́bá rẹ̀ ọ́ tó sì lówó àbí bàbá rẹ̀ lówó àbáwọn tí bùkátà rẹ̀ ń bẹ lọ́rùn wọn lówó túláàsì ní kí wọ́n fowó wọn àbówó tí ẹ náà kí wọ́n fi tọ́jú rẹ̀ àmì kó mú gbà zaka nǹkan mí lè mú gbà zaka yẹ mo jẹ gbogbo ẹni tí wọ́n mọ̀ kéde mọ́sálásí pé ẹ̀dàkùn ẹnìkan wà ní yth ẹnìkan ṣe kíní kan kíní tún mẹ́ ó lò sí ní kò lówó ní ẹ̀ẹ́ ni pé zaka tẹ́ fún torí pọ́jẹ́ kíní fàkírù àbí mẹ́sìkínù ní ọwọ́lébẹ́ àmọ́kọ̀ tọ́lóòtọ́ kagbé irrespective of èyàn lówó kò lówó sọ́sá ti rẹ̀ ẹ mú zaka ẹ ọba amúbẹ́ o ọba amúbẹ́ o ẹ̀ kọ́dà lápá báyìí náà èyí tó pọ̀ jù náà àwọn àfá lónìí ni wọ́n kọ ká mọ́ fowó zaka kọ mọ́sálásí púpọ̀ náà àwọn àfá àtakò ara àwọn àfá kan tó wọ́n ti se fátíwá yẹn ní jọun pé nígbàtí kòránì wọ́n a ní inú tààfi jagun tó ìtí wọ́n tú sí lójú ayá annabi ní aljihadu fi sabilillah kò rújú lójú ayá annabi sallallahu àwọn wá wo pé nísìn ogun ìdá ogun bọ́n pọ̀ mọ́ àwọn kankan náà ń bẹ tààfin jagun sójú ọ̀nà tọ́lọ́run ni wọ́n fi fi mọ́sálásí bọ̀ pọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà padà wí ń pé ń kọ̀ bá mú bẹ́ ẹjáwó tààfi kọ mọ́sálásí lọ́tọ̀ ara tí àwọn alfa wo ń bẹ mọ́rù kí mo ti wí ń jẹjọ àbíbí kí mo ti wí mo ní torí pé primarily àwọn tó ní zaka àwọn wo ni àwọn ni fọkọrọ àwọn masakin gbogbo àwọn yóò secondary lè ní lójọ́ wá nù hadithi mu'adhi ta kàtà ipé yóò kàdù min agniya ihim ihim àwọn fọkọrọ gan zaka nínú àwọn gan primary beneficiaries wọ́n ní tàà bá wá wà kí á bú owó tó kọ́ mọ́sálásí kan màláyí mílíọ̀nsì lọ́kọ́ mọ́sálásí bójìlẹ̀ òkí mọ́sálásí ọmọ níwọ̀n bá ní nàìjíríà lónìí èmi ò rò pé yí mọ́sálásí 1 mílíọ̀n bẹ tí ó bá dúó mọ́sálásí tí ó nìna tí ó nì fánù ó kéré yanyan bábá di pé mọ́sálásí ló kù tá ń da owó zakasi wọ́n ni yọ́ pa kíni yọ́ pa mọ́sálásí àwọn tó ní zakayi ń pìlẹ̀ gan láà yọ wà kó bẹni tó pé 50,000 ní ó fi wà láàrin ayátọ̀ ọ̀run ní ọ̀sìpítù ẹni ó se pé 30,000 péré ni ò fi rí tí ọmọ ó fi sanwó léèwé ni wọ́n èlé kú yọ pa kíni yọ pa yóò là torí náà kọ́dà àfá tí wà yíhun ọ̀pọ̀lọpọ̀ àfá ni wọ́n ti yí padà ò pé káwọ́ ta ma fi kọ masalasi lọ́tọ̀ ládá tí masalasi pọ̀ kánrin mọ́mbà náà lè láyí masjidan bánàlọ́hù láhù baitan fìljanna wàláwò ka mẹ́fàṣẹ́ kìtọ̀ ó ti lè kí mọ́sálásí ó kéré ma ànẹ́bìlá ni ọ bá kọ lọ́wọ́ kọlé fún lálìjanna torí náà bó ti jẹ́nu ẹ̀fún aláàrẹ̀ ní zaka tọ́ bá dì sáàvù zaka nínú àwọn ọ̀nà mẹ́jẹ̀jọ kọ́dá aláàrẹ̀ lè jẹ́ mínà láàmìlínà àléyá owó oṣù rí ọgbọ́dọ̀ ju 10,000 lọ ẹgbọ́dọ̀ fún ju 10,000 lọ nù zaka in tẹ́ lè fi fún ní 11,000 ní bọ́bá jẹ́ fàkírù yọ́ wà gba 1,000 kún torí pọ́ jẹ́ kíní ọjẹ́ olóòsì ẹ̀bá sì wá ní akọ́dà nítorí tó gbólóòsì 20,000 lọ yẹ ká fún bá láìfi yọ́ gba 10,000 lówó sẹ́ yọ́ gba 20,000 gẹ́gẹ́ bí aláìní wallahu alam náà ẹ̀sùn mọ́bí wàyí akùn náà wọ́n àtàkbèrè ọkẹ̀ ok kò sí ìdí ọ̀dánú méjèèjì but tekbiru lẹ́rí kakabara tabari tí ó dùn mọ́ wa ọ wà ní àhàdíta nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m pé inú àwọn mọ̀wá kíbù kẹta àwọn sọ̀hábàrí tí ó dùn mọ́ wa bí tọ́jọ wọn lójú wọ́n ma kábára allahu akbar allahu akbar ìbẹ̀nu súnnà bẹ ìbẹ̀nu tànàbì bẹ sallallahu so bá bá nìkan ọ kábára àbí káwọn gan spontaneously kò ti ma wà láà kẹ́nìkan kan sẹ́ ma pèsẹ́ fún wa ibi tá burú lè wà ní iṣẹ́ pípé àtẹ́kbír èyí ń lè fẹ́ mú nǹkan mí lọ́wọ́ torí yọ ma wá dìbì tẹ̀kbírù jàmáyí àmọ́kún kálukú láàrá tí ẹ̀ká ti fi kọ́ra wa sẹ́mọ̀ pé wọ́n èdó dẹnìkan pé kọ́ pàtẹ́wọ́ káwọn tó máa pa káwà náà kọ mara pé ní èmìlè mi ó dá aláwọ̀ ìwọ̀ náà aláwọ̀ àpẹẹrẹ yíò dájú káìsẹ̀ máa pèsẹ fúnra wa pé àtẹ́kbír so ẹja dubai náà magrebe tító ọlọ́run jà jùjọ mẹ́jọ lọ ìṣàlẹ̀ àwọn obìnrin àbí okay now náà kíyàn inú ọwá nú àwọn àhàdíth wípé inú tààkọ ma ń sẹta bá bímá kápẹ̀rún sí ilé tí ọ̀tún kọ́lọ̀ wá nú àwọn àhàdíth kan kíkásẹ̀ kọ́ mọ̀ sí ní ètí ó sì pẹ̀lú pẹ̀lú wádìí ìjìnlẹ̀ àwọn alfa aládìífì ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa wọ́n padà fi rinlẹ̀ pé se ìsẹ̀kọ́ mọ̀ si ètí ó sì ọlẹ̀ kọ̀ọ̀kọ̀ dájú pé ànẹ́bì wì ìtumọ̀ abáládé ìsòdọ̀ àyífònù kọ̀ dájú pé ànẹ́bì wì ká pàátì ní jẹ́ àmẹ́rí àdíìsù ká pèrún sí etí ọ̀tún àrí àdíìsù tọ́ wà hasanu mímọ̀ yóò bí inú ra ma lò ń bẹ pé ká sí kíni etí ọ̀tún ọmọ sẹ̀sẹ̀ bí àmọ́ tó ní kọ́ kọ̀ dájú kọ̀ sẹ́rì tí ó fìdí rẹ̀ múlẹ̀ wallahu ta'ala a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in